والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتبف الله سبحانه وتعالى أتوى تأتي بفو النبو محمد صلى الله عليه وسلم أتبف الله سبحانه وتعالى <clears throat> fún àǹfàní tó ṣe fún wa láti wà lórí súnnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ilé ìdá ń ṣàlàyé fúnra ní àwọn ìjókòó tí ó ti kọjá òní ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ irọ́ ìmá pa irọ́ jayé ìmá parọ́ fáwọn èèyàn níbi ẹ̀sìn ká máa fi gba yìí ká máa parọ́ fáwọn èèyàn ká máa fi jẹun sheikh rabi bin hadi al-madkhali ahmidahullahu ta'ala ti wá mọ́ àwọn àyà toríṣiríṣi wá nínú ìtàn mọ́ wá òun náà ni fir'aun bí fir'aun la'anatullahi alayhi ìgbé ọlọ́run mọ́ bá bá ṣe ń parọ́ fáwọn èèyàn wípé àwọn ni ikú lọ́lọ́run ọba ọlọ́run dẹ̀ ṣàlàyé bí anábi Musa alayhi salam ni wọ́n ṣe tú àṣírí rẹ̀ àwọn ní pípẹ́ kanáà wà hákẹ́dà rahmatullahi tabaraka ta'ala وقد حاق سخط الله وغضبه ولعناته بإبليس إلى يوم الدين وسيكون في جهنم إمام الخالدين وإن أتباع الشيطان هم أعداء الحق في كل زمان ومكان wọ́n ní ṣe wá ráwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀tá àwọn ọmọlẹ́yìn ṣeitọ́n àwọn lọ́tá òdúdú ní gbogbo àsìkò àti ní gbogbo ayé wa àdá òwúrúsùlù aléhìmọ̀sálátù wasalam àwọn tí wọ́n ń parọ́ níbi ẹ̀sìn ọlọ́run ọba àwọn ni ọ̀tá àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwọn ni ọ̀tá àwọn tí wọ́n gbógun jà wọ́n wa min a'dami wasailihim fi muqawamati ar-rusul wa ma ja'u bihi min al-haqqi al-'azim nínú àwọn irinṣẹ́ tí wọ́n ní tó ní agbára jù òun náà ni to ni agbara ju ó naa ni iro min ilé him fi hadhihi al má huwa al-kadhib wal-buht wà wọ́n ní tó jù láti máa fitan àwọn èèyàn òun náà ni to ni agbara ju lati ma fitan awon eeyan naa ni iro wa ahla bil min tazyin al-batil wa zukhrufatihi li atba'i gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìmá ṣe ìmá ṣe irọ́ ká ma dá irọ́ kádẹ ma dá fún àwọn tí ó bá ń wa alladhina alghaw uqulahum wa shakhsiyatihim ọláhun tó ṣe pé wọ́n ti pa ọpọlọ wọn rẹ́ àti ìjìyàn wọn wa hadhihi az-zakhrafa istamadduha min imamihim iblis al-la'in eléyìí tá ń sọ ibi tí wọ́n ti mú ọ̀dọ̀ ìbìlìsì ni ẹni ẹ̀kọ́ ẹni ìgbé nínú ọmọlẹ́yìn ìbìlìsì ní zaman tí àwáwà nínú wọn wọ́n pọ̀ gan wọ́n pọ̀ gan wọ́n ṣe pọ̀ nínú ẹ̀sìn nínú àwọn tí wọ́n ń pẹ̀rẹ̀ wọn ní mùsùlùmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ nínú àwọn mushaawirun àwọn ashabu sha'awadha nínú àwọn onídán báwọn pásítọ̀ sí ń jẹ tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ kan níbi ìdámẹ́wàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn owó orísìírísìí tí wọ́n ń gbà nínú àwọn ilé ìjọsí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń pera wọn láàfáà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ìgbàkúgbà ni wọ́n jẹ ìjẹkújẹ nínú ìmọ̀ ẹ̀sìn ń pa wọ́n mà nígbà Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn yọrọ tí wọ́n tí wọ́n pọ́ fún wa lè tó ẹka ṣe ká pay attention sí inṣáàlá lè tó ṣe pé mazidu basti ní ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa wáyé lórí ẹ̀ òun náà ní ká máa parọ́ fún wa ilé àti ṣàlàyé tẹ́lẹ̀ náà inṣáàlá nípa nípa wípé Yorùbá ni wá ká tó jẹ́ mùsùlùmí Yorùbá ni wá ká tó jẹ́ mùsùlùmí àbí ẹjẹ́ agbọ́lá fún ìjẹ́ Yorùbá náà katọmọ̀wò kan mí léyìí tí ó wà fún àkáwà bíúdì alwàlá wàlbàrá haula alkauniya wàlìnsọ̀ríyà láhaula dì fàhádà min alkufri wa zuwọ́ yóò wà wípé alwàlá wàlbàrá awà kọ àráùndì ìjẹ́ Yorùbá wa yóò wà jẹ́ wípé ẹ̀sìn owó wà jẹ́ secondary the fact pé Yorùbá ni wá ó wà jẹ́ primary yóò wà jẹ́ ìgbà Yorùbá sàlá kọ́kọ́ jẹ́ eléyìí ló ń jẹ́ kó mọ́ rọrùn fáwọn èèyàn láti mọ́ dá ẹ̀sìn Islam papọ̀ mẹ́sìn ni eléyìí ń jẹ́ kó mọ́ rọrùn fáwọn èèyàn láti mọ́ kó pọ̀ pé Islam ní Christianity ní Ọ̀ṣun Òṣogbo lélẹ̀ irọ́ tó ti pa fún wa wípé gbogbo nǹkan kan náà ni àti ẹ̀sìn Islam àti christianity àti ìmọ̀ ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ọba àti òòsà gangan ìmọ̀ ṣe òòsà wọ́n ní pé kankan náà ni fahadha zuwa ìrọ́ pọ̀nbílì léyìí wàláhì ló jẹ́ kí nínú àwọn abúrúmi tí yóò tún wọ́n mọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ rìnyàn nú àwọn ọ̀rọ̀ tó ṣe pé èyàn lè ti wà ní gímọ́ wa ó ń wà ó ń wà ó ń wà àṣà kini fi náà sórí òrùlé sùn ó ní kíní ẹ̀ tí ó ń kọ́mọ̀ gan láwùjọ ìkan láìpẹ́ ìbóyá ní láre gádà àbí kan náà ń pẹ̀bẹ̀ wà kan wọ́n ní ààyè kan ní ààyè yẹn wọ́n mọ̀ láwọn kírùn mẹ́ wọ́n kírùn láyè yẹn wọ́n ní the same ayé wọ́n ṣe church ńbẹ̀ wọ́n nílé ìjọsìn àwọn sẹ̀lẹ̀ ńbẹ̀ ní the same ayé wọ́n tún ní ààyè ibi tí ó sàtún wà wọ́n tún níbi tí ọ̀sányìn ẹmọ tó ń pè lọ́sányìn ọ̀sányìn wọ́n ní pé ọ̀sányìn kan wà bẹ̀ tí mo ń sọ̀rọ̀ fáwọn a ma ń gbọ́ lókè lókè gba wọ́n ló wà ń bì kan kódà a ma ń sọ alìbẹ́ìtù Ibrahim fúnra wa ń pé wọ́n kọ́ ilé kan sí UAE wọ́n kọ́ ilé kan sí UAE wọ́n pè ní albaitul ibrahimi the abrahamic house ní ilé yẹn nínú complex kan yẹn mọ́ṣálásí nìyí church nìyí synagogue nìyí ṣe ìpáwọn olè tiẹ̀ tún ṣe níṣe pé different buildings wọ́n tó bá jẹ́ mùsùlùmí dó wọ́n fi ń create a kind of ideology wípé àti islam àti christianity àti judaism nǹkankan náà ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀sìn ibrahim náà ni a'udhu billah ọlọ́n ti jẹ́ yà ọ̀nà kùnrin ni pé ibrahim o wọ́n yìí kí ń ṣe yahudi wọ́n yìí kí ń ṣe nasarani kódà àwọn christian gangan fúnra wọ́n mọ̀ ìpé lóòtọ́ ibrahim kí ń ṣe nasarani kí kí ń ṣe christian now ibi táwọn ilé ti wá worst ni wípé the same individual tí wọ́n láwọn kí wọ́n tẹ́nìsìn lójú ẹsẹ̀ wọ́n dẹ̀ tó gbásọ̀sẹ̀ lẹ́wọ̀ lójú ẹsẹ̀ lójú ẹsẹ̀ wọ́n dẹ̀ tún bẹ̀rẹ̀ sí tún ní máa ṣe kí ni o ìtumọ̀ owó iṣẹ́ àwọn ọmọbìnrin wọn ó kó ilẹ̀kẹ̀ sí wọn lọ́rùn gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí ó dé bá báyàn láìpẹ́ ọjọ́ insha Allah gbogbo àwọn nǹkan báyìí ń kọ́ ó ti ń wà láwùjọ àwọn kìíní ẹ̀ ń wọlé sáwùjọ díẹ̀ díẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ máa rí lọ́dọ̀ wọn ìmú àwọn èèyàn lẹ́rú sí ìmú wọn gẹ́gẹ́ bí ẹrú ẹ rí pé ó bẹ̀rẹ̀ sí ní máa jọ́sìn fún wọn wọ́n lẹ́rìn kí ní ẹpọ̀ tí ẹ ti rí tẹ́lẹ̀ lórí social media video ó ní ìyá rédèrèdè kan ní ṣe rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ káàkiri wà láàrín àwọn ọkùnrin mẹ́ntẹ̀lé nípa àwọn ọkùnrin mọ̀tẹ̀lé tán mọ̀ forí kalẹ̀ fún báyìí lóbìnrin possibly bóyá ò ní alájà tẹ ìtẹ́lẹ́ ń pè lálájà tó wà ní ọ̀nà ìtẹ́lẹ́pàmbẹ̀ ẹnìkan bẹ̀ lọ́nà tẹ́lẹ́pàmbẹ̀ possibly bóyá ò ní alájà tẹ́mínà ti mọ̀tẹ́lẹ̀ yẹn náà àwọn tó ṣe pé wọn ò dá ìkàkàmọ̀ nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn ológun àwọn tí wọ́n kí ń ṣe mùsùlùmí àwọn olóòsà tí wọ́n kí ń ṣe mùsùlùmí wọ́n dẹ̀ payọrọ fún wa payọrọ fún wa payọrọ fún wa débi wípé àwọn èèyàn di ẹni tí wọ́n ń jọ́sìn fún èèyàn láyé ẹwò ìtàn sọ́njú ní kí náà gbé gbúrú maraji àbí kílẹ̀ ń pè wọ́n ní kanáà bẹ̀lọ́nà bàdà wọ́n pè ní the living god àbí kíníkà god والعياذ بالله كل هذا من الكفر والزور ẹjẹ́ ká jìnà o wàláhì tẹbá ti rí táwọn èyàn ti ń kó tẹ́tí ń kójọ kójọ kójọ kójọ kí lẹ́ ń ṣe bíbí yìí ẹ àwa kílé kan tó làwá nínú nǹkan tẹ́ ma fi dá wọn àwọn kìíní yìí ma o ní pé wọ́n ma ní bí a form of in short ni pé intention ní bẹ́sìn mú ayé mọ̀ wípé kí ní yìí kò jọ bí awo kò jọ bí bí ó sàbí ìsẹ̀sẹ̀ àbí bí àṣìṣe kí ní ẹ̀ tó bá ti ń jọ bẹ́ẹ̀ wọ̀lẹ́ tètè máa ma ó mọ̀ ráhùn bàrún mọ̀ ní pé aṣọ funfun ní kẹmọ̀ ọ̀wá sàtàlátù tètè mọ́ fúra àwọn olóòsà ni wọ́n aṣọ funfun ní kẹmọ̀ ọ̀wá aṣọ funfun aṣọ funfun àlà aṣọ kìníkan ìgbàwó wàláhì wọ́n fi stáì pàkì lọ síbi kúfù ni wọ́n bẹ ládùúgbò mọ́ ń sọ fún ọ́ wọ́n bẹ lára ń di o tàbátí láwọn fẹ́ mú ọlọ tàbátí láwọn rí ògo àwọn rí ògo pé ah, ọmọ yìí mo rí ah, ọmọ yìí ọmọ yìí ọmọ ológo ni ẹsìn mọ̀ páwọn ìyá wa àwọn bàbá wa kọ́lọ̀ ń ṣàánú ni àìmọ̀kan yìí ní agbá àìmọ̀kan yẹn ti pọ̀ jù ẹnìkákà pàdé rẹ̀ lórí títì kò mọ́ rí ẹwà ah, ọmọ yìí ọmọ ológo ni o kí lọ ń fi rí pólógo kí lọ fi rí kí lọ fi kí fi wọ́n ẹ̀kẹ́ iná nílàáká ìná ó yẹ kó rí náà kí nìdí tó fi jẹ́ pé àwọn nǹkan tó wà so foolish ní ma fi ń gẹ̀ẹ́tì àwọn ìyá wa kí ló dé ẹ owó ló ń wákàkí mi ṣùgbọ́n ọmọ ìyẹn fílẹ̀ fún mi ẹjìn lọ máa bríd ogun rẹ fúnra mi àwọn wà ní ọmọ ohun ah, ọmọ ah, ẹgbẹ́ bá yín gbà sọ́dọ̀ àbá yín bríd ogun rẹ̀ àbá yín grúmẹ̀ èyí jẹ́ ògbó grúmẹ̀ àbí ògbó builder gbà tí èyí ṣe sí ìfìdẹ́fẹ́ máa bá wọn build wọ́n wà bẹ̀rẹ̀ sí ní mọ́ kọ́ àwọn èèyàn sìn bí ẹrú wà láàrin àwọn èèyàn ń sí ẹrú fa ṣèbí recently ní Ìbàdàn ní ìkan kí náà pè ṣe ọmọ lọ láfíríkà wọ́n lò cast kí ló ṣẹlẹ̀ o ní pé ogun wọ́n ma ń lo séhùn wọ́n ma ń tọ́ nǹkan sẹ́nu báwọn èèyàn sọ̀rọ̀ àmọ́gbà tí ó sí àkídà tó gbádùn lára àwọn èèyàn kí a ní mú wọn kí á ní mú wọn bó fi báwọn sọ̀rọ̀ ní kàmọ̀ wọ́ báyìí ní bó fi báwọn sọ̀rọ̀ èmi ò fi áyà Kùránì fi báwọn sọ̀rọ̀ ń tèmi ni ó mo rínà sí afọ́jú ni ọ wọ̀lẹ́ ojú ẹsẹ̀ ní sọ fún afọ́jú ni ọ níjẹ́ ọláńdì rárá in tẹ́ mọ́ sí in tó ẹkẹ́ mọ́ sí fáwọn ènìyàn ni ẹ̀ now another thing o ní pé ó rí pé kí ni rí ìsìnà fi wá ń lọ mọ́ sẹ̀lẹ̀ tó ń pa àwọn sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ àwọn mọ́ ń kílèmù wípé nínú kẹta fi sọ àwọn ẹlòmí nínú àwọn ìyá wa di sẹ̀lẹ̀ wọ́n pọ̀ oníkẹ́ ọmọ rí pé ah, àwọn sẹ̀lẹ̀ wọ́n máa ń ka Kùránì wallahi bẹ̀bù bàbá sẹ̀lẹ́kà bẹ̀lá dúgbò alókè mẹ́un lọ́nà òkè báyìí bàbá yẹn wọ́n sì máa káyá tún kùrù sí lórí àpáta sẹ̀lẹ́nifá wallahi mọ̀ kakúrò àlá wọ́n ti lọ yí lọ jòkó lọ ha wọ́n ń ṣe kí ní ẹ̀ láti wọ́n ń dá pọ̀ láti máa create a kind of like a path fáwọn èèyàn wípé Islam yẹ kí ń sọ́nà Christianity yẹ kí ń sọ́nà ó dẹ̀ jẹ́ ká bridge méjèèjì papọ̀ káwọn yẹn ní a feeling of a ń ṣe islam a dẹ̀ tún ṣe christianity a ń ta káfẹ́rùn lè múta alàdá o kì í ṣe musulmi tó bá kú lórí bẹ́ẹ̀ o wallahi bàbá tí wọ́n tún sọ yìí bàbá tí wọ́n ń jógun yìí ṣe yálàyà ogun wallahi bàbá ìmọ̀ máa wòye sí bí ẹkú mú rẹ̀ tí incident kan tó ṣẹlẹ̀ tẹ́nìkan já nítorí kí níkan máa ń ṣẹlẹ̀ àwọn àlìjẹ̀nú tá máa ń fi sára àwọn èèyàn ìmí máa ń gbàbọ̀dé ń gbà míì èmi ma ń gbábọ̀dì tí kí ní ẹ̀bá wá já orí ẹ̀lò ní ọkàn tán náà ni pé ah ẹ̀dúró kí ni mò ń ṣe bíbí yìí wọ̀láì ó ní ìyá kan ọjá kò lágbàlá wọn a ma lágbàlá àgbàlá náà ń pè ibi náà ti ma ń kọ́ àwọn èèyàn sí bí wèrè bó ṣe jánu ó bá sáré bàbá ìbá lè e láàárọ̀ ní táìmù súnmí bàbá yẹn lè e, ó lè e wá mọ́sálásí wà láàbá yẹn sì wọ́n mọ́sálásí mo wà mọ́sálásí láàárọ̀ jọ yẹn tán lè báyìí ẹ mọ́jọ fọ́ọ́kàn mi mọ́jọ fọ́ọ́kàn mi títí wọ́n padà dáwọ́bò ní mú padà mọ́ wò pé ẹ̀yin àfá òun bí dáa ẹni àmì tẹ́wà ládùgbò yẹ̀yìn kọ́ àwọn àfá ìdá àmọ́sá sí jọ aina amalukum ayuha ẹ̀yin ni wọ́n ń lò ẹ̀yin náà fi ń ṣe proxy tán fi ń wọ àárín àwọn mùsùlùmí ẹ̀yin ni wọ́n ń wọ ara yín náà ń wọ tán ń gbà jáde ẹ̀yin lẹ́ ń gbé prógrámù kalẹ̀ tẹ́ fi ń dìfẹ́ǹdì àwọn ẹlẹ́bọ ẹ̀yin lẹ́ ń jẹ́ kó mọ́ yáwọn mùsùlùmí pé kò sí tó ṣe kí ni ìkan bẹ òun ma ní tó mọ́ sọ ni pé wàhálà yóò sì wá pọ̀ ah, ìṣẹ̀bálẹ̀ bàbá wa ni ẹbọ ní ẹbọ ní ìsẹ̀bálẹ̀ àbàbá ti yí àfáàlẹ̀ pẹ̀rẹ̀ ẹ̀fà yóò sì tó sí sáfún àwọn mùsùlùmí àwọn olóòsà yóò bẹ̀rẹ̀ sí ní mọ́ gbógun jà ẹ̀sìn Islam ipé wọ́n láyé ti pọ̀jù ẹ̀ẹ́lẹ́tọ́ wọn ẹ̀ẹ́lẹ́tọ́ ọbọ̀ wọn lẹ́nu irú bí ẹ̀sẹ̀ ń ṣe rọ́dù fún ẹ lọ́dọ̀ tí ẹ̀ ẹ̀ ń tọ́ ọbọ̀ wọn ni ókè nígbàtí Ọlọ́run bá wá ń ṣe rọ́dù fún wọn nínú Kùránì ńkọ́ sọ́lọ̀ ń tọ́ in kanu yaddiqun ẹ bèèrè lọ́wọ́ wọn sálẹ̀ in tí ànábì Ibrahim sọ fún ọmọ sánàbí Ibrahim tọ́ bọ̀ lẹ́nu fasaluhum in kanu yantiqu ya abati lima ta'budu ma la yasma'u wa la yubsir wa la yughni anka shay'a ṣé ànábì Ibrahim tọwọ́ bọ̀ lẹ́nu ni ẹ jẹ́ ká ṣàlàyé anu àwọn ẹni anu ẹ jẹ́ ká yé fi àyè gbanu maláwùjọ kí ní ní ìsin báyìí ní ìsàlẹ̀mbẹ̀ mọ́tú ti ń fura sí kan bẹ́ ń sàlẹ̀mbẹ̀ níbi after ojú rí mẹ́ lẹ́yìn ojú àwọn náà ti fọ́ọ̀mù a kind of worship tó bá ti rí tẹ́tí ń fọ́ọ̀mù ìjọsìn míì tó yàtọ̀ síta nẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam mọ̀ tó fẹ́ gbé òsà kẹwọlé nù wallahi fẹ́ gbé òsà wọlé nù ó lè rọ́nà lọ níbi táwọn súnà bá wà ó àsìrí mo sọ fún wọn níbi táwọn súnà bá wà wallahi lè rọ́nà lọ bẹ́ ojoojúmọ́ òdúdó mọ balẹ̀ ayé rẹ̀ ní ìmẹ́bí tó fẹ́ lọ lẹ́fìrí pé àwọn náà máa ń wo àráùndì pé kúrò àwọn onísúnà wà ah wọ́n fọ́ mọ́ ní bọ́ ṣe máa ọpẹ́rẹ́tì ń bẹ́ẹ̀ àmọ́ mò ń jẹ́ kó mọ̀ ipé wọ́n ti wà wọ́n dẹ̀ ń wọlé díẹ̀díẹ̀ tó bá ti ń sọ fún ọ pé ọmọ ìkíníkan ògo tó ti ń fi ògo kan tàn ọ́ má kankan fi ògo kankan tàn ọ́ ha mo rí báwọn ayé ti fẹ́ gba ògo yín àṣírí ẹ̀lómi mọ́ ń tú ọlọ́mọ jẹ́ kẹ́lómi ìjánu wọn ọlọ́wà ní ìtorí ah ẹ̀gbọ́n yín ọmọ bàbá yín ọmọ ìyá òun ní ń ṣe yín ẹlòmí wà ní pé ah èmi nìkan wá ní wọ́n bí ìwò ẹni ẹ̀ẹ́ rárá wọ́n ti bí ẹnìkan tẹ́ mọ̀ rí àrárá sẹ́ èmi gangan ni ojú kẹẹ̀pà ojú kẹẹ̀rẹ́ ó ti lú skópù ó ti jántí ẹ̀rù èyàn tí ń pàtẹ̀mọ́ra wípé òun rí náà òun rí náà mọ́ owó mo rí náà kan fún gbájú bá tàtílá àfáà mórí náà sí gbé ìgbájú fún kọ́ní ẹgbá mi lójú ní akílọ́tọ̀ fi rí náà gbé ń gbá olójú o ṣe rẹ́yìn nígbàtí gbájú tó sọ gẹ́gẹ́ rẹ ọ̀rọ̀ ni àfáà àà ó yẹ kó rẹ́yìn àláfọ́jú ni wọ́n another thing oníkàmọ́lá i'm speaking tongue mo fọ́lọ́m bí ọ bí láhìí àlè tálóníkàmọ́ speaking tongue Abubakar speak in tongue dìrí Umar fẹ́ dìfọ́ Usman ńkọ́ aṣàbùrárá níbo aṣàbùrárá yàrá ọpẹ́ jàjàjàjà sọ́rí tí mọ̀ ń sọ yìí sọ pé nǹkan tọ́mọ́gọ́nà nù àbí ìwọ́n náà ní fọ́ọ̀mù kí ló lè mẹ́ aṣàrà yóò hìí ní ìwọ́n náà wò ṣé ẹni tó ń ṣerú nǹkan báyìí sẹ́nìyàn yẹ kó wà láàrin wa bíi tí ẹ̀bá ń ṣe pé tẹ́mọ́ fi wọn wèrè gùn láwùjọ yín tó bí sincere psychiatric ló yẹ kó wà ẹni tí bá ti ṣe àṣàbà ó yẹ kó sáré lọ sádùgbò yín pé sáré lọ pè àwọn géńdé bí mẹ́wàá ẹ sáré bá sọ̀rọ̀ ń dùn léhùn kí lẹ́fẹ́ ṣe ẹwà okùn tó gbádùn ẹ so lọ́wọ́ so lẹ́sẹ̀ kí lẹ́ ń sọ bí sí à ah, gbádùn ibi tó ti ń ní ìsìn àwọn tán kiri àwọn mùsùlùmí náà láwọn ń fèdè fọ́ báyìí gínẹ̀gínẹ̀ kan nínú ẹni ká mẹ́lẹ́ mi ń gbé wa jásínà àbíkílẹ̀ mọ́ ń pè ẹ̀mí òsì wo ní gbé ọ wọ́lọ́ ìtàn bá tó búlá láti ọlára ẹ̀mí ò fò jáde ni ẹ̀mí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ní gbé ẹ̀mí gbé mi ní tọ́bá tí wọ́n ṣe yálàtí yálàtí yálàtí náà

o mọ́ tẹ́gbẹ̀ nǹkan fàyà kún sí bọ́lá ọba ní innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun ọlọ́ọ̀lọ́ ní wọ́n ní àsàlátù nínú àsàlátù àfáhùn àfó ní kún fàyàkún ní tó ní kún fàyàkún báyìí yóò sì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni òun wájọ́ lọ àfóhùn o lè ṣe kún fáyà kó gbé mọ́tò wá kó ní kún fáyà kún ìwọ tẹ́bù tí mo wòye kún kún mọ́tò fáyà kún mọ́tò dí mọ́tò ṣe bí rọ́nà ń pa fún yín wọ́n bá yìí rọ́ tó ń kí ní yìí ẹ̀yìn skóòpù ni ẹ̀yìn lẹ̀ mọ́ skóòpù wọn àwọn yáwádìí ìgbàdúwà wọn bí o gbígbàdúwà wọn ló tẹ́rẹ ìmí ò ní omi omi ló ń lò omi ní omi bàbá olómi olómi ẹ̀rọ wọ́n ọgbọ́ omi kan àfẹ́ ẹlẹ́ni egbére ẹlẹ́ni kìíní kan ah ẹni wọ́n ní ẹni kan ẹni àwọn babalababa wá ní gbogbo àwọn ẹlẹ́ni egbére àná àwọn dàmẹ́lẹ̀ ní láti kó gbà wọlé àwọn bàbá olóòka òfò ẹ́ olóòka àdánwò tán fi mọ́tò hẹ́gẹ́ ẹ̀gẹ́ ká ń ta ọ̀ká òsì tí wọn ò lè máa fi mẹ́nu benz kán máa fi benz kán máa fi ta òká kán fi púùfù pé sẹ́rí pé òká wà yí jẹ́ ẹgbẹ́ benz làwá gán lò yìí mọ́tò àwọn volvo ayé jọun èyí tá máa ń gé tá máa fi ń ṣe post tá máa fi ń ṣe ambula ẹ̀yìn kí dá ń pé kí lámọ́ ń pé kí ní undertaker wọn benz yóò sì àbá mọ́tò mazda tá máa fi ń ṣe tẹ́jú tó ti díẹ̀gẹ̀ẹ́gẹ́ tí máa ń mì báyìí tí è ní àbí igi tá máa ń togi sínú rẹ̀ òun lẹ́yà fi ń ta òka ẹwà ni wọ́n wà wọ́n ké kódà amẹ́ríkà lẹ́wà tẹ́lẹ̀ nítorí pé wọ́n pẹ́ wọ́n ti fẹ́ ẹ̀sùn orílẹ̀ tán lamẹ́ríkà sí àfà àwọn èèyàn nílẹ̀ nílẹ̀ Yorùbá ń bí kọ́ máa sórí rẹ̀ ní ẹ̀wà ń kò kàù sí káàkiri so má tẹ̀lé wọn lásàlátù wàláhì rọ ni wọ́n pa mẹ́ má tẹ̀lé wọn pàápàá jùlọ kí ni ìmọ̀ ń bí mi nú káwọn obìnrin tó bá ti ráwọn kí ní ẹ pé kí ní ìgan tó wà ní ìgan pọ̀ tó wá dẹ́sà látò ẹgan àwọn obìnrin tó wà ní tí kò ẹ̀kílá ká ìkẹ́ ti ṣe tí anẹ́bì tí ò ti sọ fún wọn sallallahu alaihi wasallam pé ibi tó bìnrin bá jẹ́ ti kọ́kọ́ jó lórí kò lè sórí rẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ anẹ́bì ni sallallahu alaihi wasallam kìí ṣe ọ̀rọ̀ kankan tó ní tẹ́yẹnì so yẹ báyìí àbí so tó reality àwọn obìnrin ni ó ní kẹ́nà tí wọ́n rí èyún ibẹ̀rẹ̀ báyìí ó bí ibẹ̀rẹ̀ rẹ̀ dìbà ìbí kìíní àwọn stage àwọn christian stage àwọn christian ẹ̀rọ tí a báyìí ma ń ṣe ní wọ́n ni ma ń sọ kí lẹ́yìn ìṣẹ́jú ọmọ ya kan bí wá ní ẹ̀yìn ilé àwọn báyìí kìíní ẹwà níbàdàn wọ́n èyí kíhùn ó ní bẹ́sẹ̀ mẹ́sẹ̀ ìjọsùn òun bẹ́sẹ̀ mọ́jú tọ́mọ̀ sí báyìí tọ́mọ̀ bí pé wọ́n sórí báyìí bí kan ṣe báyìí kí wí tún lẹ́lẹ́ ìtòrí ọlọ́ wọ́n wà tó ráńdì kìíní ẹ̀ bàbá yóò wà mú aṣọ kan báyìí ẹni tó bá ti lè aṣọ yẹn báyìí ẹni ó kàn ṣubú ní stage ni stage making náà ń pè irọ́ ni kíni èyí tó bá ń ṣe bẹ́ẹ̀ olóògùn ẹlẹ́bọ olóòsà mọ̀ṣáwìfù ni tí wọ́n bá yìí ti ń ṣe ayatul kursi yìí tó ń ṣe al-mu'awwidhatan tó dúnmọ́ kùrán tí kùrán yí ọ dáadáa wọ́n kà máa ń lásán ni àyàfi tọ́lọ̀mbá fẹ́ fi ṣàdánwò fún ọ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala nígbàtà fẹ́ tú àṣírí àwọn tí wọ́n máa ń sí àwọn kẹ́lá ní táìmù wọn ó ní ó ní àwọn scope kan máa ń lò báwọn ẹ̀ṣẹ̀ máa ń tú àṣírí àwọn ẹni àmì lásìkò wọn nìyẹn ẹ̀yìn wà mọ́lẹ́ rìn lórí iná ó ti láwọn kẹta máa fi ra ẹsẹ̀ kalẹ̀ irú tèbí àfọn kí ní pé ẹfẹ́ rìn lórí náà bí ẹfẹ́ lè ra ẹsẹ̀ kí ní ìyẹn ó neutralize iná ti àwọn ni ààrá ah, wọn sẹ́bẹ̀ lè rìn lórí iná àwọn kí ní ẹ̀ àwọn tó pé stage making ni wà wọn pastor tó ní pé afọ́jú afọ́jú kìíní kan máa gbé bọ̀ àárọ̀ máa rìn àdẹ́tẹ̀ máa ṣe kìíní kan ẹni tí wọ́n bí lórí kìíní kan adí tí gbọ́rọ̀ ìgbà wo tá máa ń sọ lórí rédíò wà lóò níjọ́ kan mò ń ní bàbá yẹn wá play kìíní program ìpẹni pásítọ̀ yẹn wá sórí kìíní ẹ eh! ẹ wo ẹni tó dùn aláyè tó ẹnu òkú wẹ́ ìsẹ́ ẹ̀jẹ̀ ni ohun tó kí bí ẹnu òkú bá máa ń sin ẹ̀jẹ̀ ni ẹnu ẹlòmí ò ti bàjẹ́ kò ní lè sọ̀rọ̀ mọ́ ẹnu ìlú ti ẹnu ọmọ ọdún lójúmọ́ tó ń kò lè sọ ẹnu ìlú ti bàjẹ́ ẹnu bàbá yìí dùn bí kíníkan kìnìkan omi kan àtàmà fún yí ha omi yẹ ó ní wọ́ta ìgbàwo kíníkan ó lè ṣe kíníkan ọ̀rọ̀ mọ́ bí ó wà kágbẹ̀ kalẹ̀ mọ́ òkè wá ìwọ mú dódódó ẹsẹ̀ làákàyè ẹsẹ̀ làákàyè wo bàbá tó ń bi tí ń bẹ lókè ń bẹ òun afọ́jú bàbá yẹn dàún so nílà káyẹ̀ ní afọ́jú bàbá yẹn dàún afọ́jú afọ́jú ni kò rí náà ojú méjèèjì lọ́fọ́ kìí sojú kan méjèèjì Habiba tẹ́yìí rẹ̀ ti lọ ọgbọ́mí tọ́ ní wọ́n ń sọ fún wọn pé ìgbàlà ọ̀fẹ́ kan bẹ̀rẹ̀ wàhálà ọlọ́jọ́ pípẹ́ òun ọ̀bọ̀ sọ́ọ̀fù rẹ̀ ṣèbí ẹkọ́ ní pé bàbá wàhálà ọlọ́jọ́ pípẹ́ tẹ́yìn ní ẹ̀yẹ káwò kí ní ti ń bẹ lọ́wọ́ yìí kún fáyàkún ẹgbẹ̀ sọ́bàá pé kún fáyàkún ọya ojú lápadà kẹsì mẹ́rin náà àmọ́ wọ́n fi pọ̀pá mú yín kí ni ẹmọ̀ wo wọ́n fi pọ̀pá gbé yín kí lórí pírọ́blẹ̀mù yín lọ síbi tẹ́ẹ̀tì lọ sọ́fù problem àwọn ẹlòmí àyínà òkúlù náà àyínà òkúlù kùn bá yíwá ní mùsùlùmí níbo láwọn làákà yí wà níbo lórí yí wà níbo lọpọlọ yí wà ní mùsùlùmí nígbàwó náà tó fẹ́ tẹ̀yí dá ní ìsìn àwùjọ wa kán fún kí gbogbo àánú tó bá fẹ́ wọlé kọ wọlé kí ló dé nílé tàn sọ ń bẹ̀yẹ báyìí ní ọ̀nà tẹ́lẹ́pàá bẹ̀yẹ hmm. ní ìsìn báyìí ibẹ̀ yẹn ọlọ́ọ̀lọ́ madúwà burú tán ma dẹ́wò mẹ́ a ń jó kìíní kan ní gbogbo tó bá ṣe jó jíjó mẹ́ o madúwà orí òkú tán ti ká márùn tán pẹ̀lú aláàfà lọ́wọ́ ni orí òkú àfá lóòrùn ń gbé ìpèsè ń sì ń gbé lọ sí oríta mẹ́ta ní òhò ìwọ ọmọlúwàbí wọ̀lá ìlógún òwúrọ̀ ọ̀gẹjọ́ ń gbé ìpèsè lọ sí oríta mẹ́ta ẹ̀wà ní pé ẹ máa wo ẹ máa wo àwọn alágbàkó yẹn o wọ́n wà ní ẹ̀yún ní súnnà lẹ́jẹ́ káwọn aláṣìṣe máa rí sọ̀rọ̀ lẹ́nu ní ìṣèlú lórí social media àwọn ọmọ ológun gbogbo àwọn ọmọ ọ̀tá ọlọ́run kí nígbà kìrìkan yẹn wọ́n ti wá gbogbo social media kan rí ojoojúmọ́ muhammadu yẹn muhammadu yẹn bẹ́sẹ̀ máa ń sọ ní ojoojúmọ́ jókòó á ní ṣe kìnnìkan ṣe kìnnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n eh, ni ẹ̀yìn ní súnú ẹ̀yí ẹ̀yìn mọ́ sálàfí ẹ̀yìn lè fún ah abẹ́ ìgbádùn mi kí ni kẹta mọ́ ń sọ nípa bàbá yẹ́mọ̀ wó kí ni wọ́n sọ nípa bàbá ẹ̀lọ bàbá ọ̀tàná àwọn ni wọ́n paná adẹ́bọ́ kí làwọn sálàfí ṣe lẹ́ni kí làwọn sálàfí ṣe lẹ́ni ṣe bí ẹni táwọn bàbá ni pé wọ́n pa ní adẹ́bọ́ kó dẹ̀ mọ́ ń sọ táwọn bàbá wọ́n mọ́ dúró ti àwọn oní elégún kẹ́ ní ségún títí wọ́n gbógun jà wọ́n títí tán fi padà paná adẹ́bọ̀ ṣe bí tẹ́mẹ́ ń sọ nìyẹn kí wá ló délé ní tó ṣe páwọn sàlàfí yóò ló ń paná adẹ́bọ̀ yẹn náà ẹ̀yìn wọ́n kó ná adẹ́bọ̀ kí wá náà àwọn ológun yìí lò kí ló lò wọ́n wá ń lu ọ̀rọ̀ yìí tẹ́ pé ráyé láfàá ibi tẹ́ ti ń sọ ipé ojú màálù mẹ́rìndínlógún wọ́n wá ń challenge pé sówó ànukùnrin nìyí ṣèbọ́dọ̀ wà lẹ́ tí wọ́n ń gbà wọ́n wá ń tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ ní gbà afẹ́ àlàwájá wọ́n wá ń pọ̀ lórí Facebook wọ́n challenge wọn tán bá bí ọdá kó sọ̀rọ̀ ìtú àṣírí rẹ̀ ìwọ́kọ́ ló wá gba kíní lọ́dọ̀ alánà ni ibo la ń lọ yíma yàmù nínú ẹ̀sìn sí ẹjẹ́ káyẹ́tàn wá wù eléyìí mọ̀kọ́dìmọ̀ ní insha Allah dìtò mọ́kànfẹ́ sáré ṣe tààlìkì lé lórí àwọn táìmù tá wáyé kìí ṣe táìmù tí èyàn rí bí nára tán táìmù dáwọ́rọ̀ la wáyé insha Allah adìmbí Allah subhanahu wa ta'ala kó bá fi albarka sí dáwọ́rọ̀ yìí ìbáké bóyá òun àti ẹni dáwọ́rọ̀ ó mọ̀ wípé láti àárọ̀ dálẹ́ tawhid nìkan ló tawhid akida tawhid akida program tún wà láàárọ̀ ìbáyìí ní 8 o'clock ní ṣe 8 tàbí 8 o'clock alhamdulillah in tó tún gbọ́ látàárọ̀ dalẹ́lẹ́ ní báyìí tawhid ìsìn ọlọ́ọ̀bá lọ́kàn ṣoṣo níbi ìjọsìn ìmọ̀ mú orogún pẹ̀lú ọlọ́run ọba in tó mọ̀ gbọ́ nìyẹn dákun bó nìyà ó sì kọ́ sí wá pàdé mi irú àwọn orógún ha ọmọ yìí lájẹ́ ajé ìwèrè olóní àwọn èyí àwọn èyí tí wọ́n dùn mí ni pé àwọn ìtàn jẹ́ tẹ́tẹ́ naira lẹ́fí ń tẹ̀wà náà àwọn ìtàn jẹ́ 2020 naira ó wà so cheap kò bálà káyì mú ẹwẹ́ tí wọ́n sọ́jọ́ nínú sẹ chelsea mẹ́rin ayé ìsìn sáré kúrẹ̀ síwájú ọmọ kékeré ọmọ tẹ́lẹ̀ bílọ́mù ọmọ ìsẹ̀lẹ̀ ọmọ òsì tẹ́ fún fásẹ̀ tẹ́ lè dànù kó mẹ́ tẹ́rẹ ń fásẹ̀ tẹ́ lù dànù kí kórèrè èdè tí ń se ọkùnrin orí náà

mùmìnì ma ń strong ni mùmìnì ma ń dúó ó stand ẹni tí ó tàn ọ́ kó lórí ẹ̀sìn rẹ̀ wà láà yóò mú à kò tí ẹ̀ níwọ̀n tí wọ́n ti ẹ̀ gífọ̀ páwọn tẹ̀yìn ni so an bí Allah subhanahu wa ta'ala Ele ilé bi bí ma insha Allah, ti tẹ̀síwájú insha Allah. bá parí ilé tán ṣàlàyé nǹkan Wa ni tíra tàbí ṣàlàyé agbúrú wahdatul adiyan agbúrú wípé gbogbo ẹ̀sìn nǹkan kan náà ni inṣáàlá àlàyé wà ní orí ẹlẹ́kùn rẹ́rẹ́ tó tún ju eléyìí lọ àti ah, ṣàlàyé rárá o ilé ọ̀rọ̀ tí mo gbọ́ lánàá ló jẹ́ kí fi sọ èyí tí mo sọ́lá ọ̀rọ̀ yìí an bí Allah subhanahu wa ta'ala kó ṣe ní wọ́n fẹ́ ní kọ̀kọ́wà ahada wa sallallahu wa